إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه نعم آه إن شاء الله تعالى látẹ̀síwájú níbi tí a dé ní ọ̀sẹ̀ tó kọjá tí a ti ń kàfúnra wa àlàyé Sheikh Ubayd ibn Abdullahi al-Jabiri nípa agbólóhun Abu Zur'a àti Abu Abu Hatim so tí wọ́n ṣàlàyé àkídà ahlùsúnnàtí wal jama'a àti nǹkan tán bá àwọn àfáà lórí rẹ̀ so wọ́n ń sàlàyé fún wa lọ pé níbi àwọn hadithi tó ń sọ̀rọ̀ pa at-tarbiya wa at-tasfiya níbi kíyàn rọ̀ bá àwọn èèyàn kíyàn kílọ̀ fáwọn èèyàn àti kíyàn so wọ́n ní hadith yẹn ó ń kìlọ̀ fún wa nínú ìran àwọn èèyàn mẹ́ta so wọ́n dákọ̀ aláwọ̀kọ́ aláìmọ̀kan ẹlẹ́ẹ̀kejì ẹni tó ti nù tó ń sọ àwọn èèyàn so ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tí wọ́n ní ma ṣẹ̀ríà ṣùgbọ́n ah, odò ọ̀nà tán ṣe ń kọ́ ó yàtọ̀ sí báwọn olùmọ̀ ṣe máa so eléyìí jẹ́ ìran kẹta nínú àwọn ọ̀nà tí wọ́n dákọ̀ so bákanáà wọ́n ní haulahi thalathatu asnaf wọ́n láwọn mẹ́tẹ̀ta yìí ni àwọn ọ̀ràn mẹ́ta ò yajibu al-hadaru minhum tó pọn dandan kéèyàn sọ́ra fún wọ́n ní li annahum torí pé àwọn ò ala nasi dinahum wọ́n ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ wa yudillunahum bẹ́ẹ̀ sì ni wọ́n ń sọ wa amma wasaya al-ulama wọ́n ní ẹ̀rí àsọ́lẹ̀ àwọn olùmọ̀ faminha qawlu ibn abbas lára rẹ̀ ní ọ̀rọ̀ ibn abbas radiyallahu anhuma tó ní tahduthu al-bid'atu fil mashriqi ó ní bídá ó ṣẹlẹ̀ ní ibùyọ oòrùn awil maghribi àbí ibùwọ̀ oòrùn fayahmiluha ar-rajulu ilayya èyí ó sì gbé wá báhùn fa idha intahat wọ́n ní tó bá ti wá dọ́dọ̀ wọn o kọ̀ máa tó ha bí súnnà àwọn ó parẹ́ pẹ̀lú kíni pẹ̀lú súnnà àwọn ó ṣe kọ́mọ̀ rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú súnnà so Abdullahi ibn Abbas sọ eléyìí láti pé kó fi hàn pé òun ni ṣeìtọ́nù kórìíra jù lórílẹ̀ òun ni ṣeìtọ́nù kórìíra jù lórílẹ̀ ṣeìtọ́nù kórìíra Abdullahi ibn Abbas nítorí pé kò sí bídá àkátá àwọn yẹn bá dálẹ̀ tán bá dọ́dọ̀ Abdullahi ibn Abbas báyìí Abdullahi ibn Abbas ó fọ́ yẹn kẹyẹn kan ní pé eléyìí ò wọlé so ṣaitọ́nù ma ń kórìíra onísúnnà gan so sì ma fẹ́ kí wọ́n nù so ní tí yà fi gbọdọ̀ sọ́ra gan nìyẹn so torí pé ṣaitọ́nù sì ma pàwọn onísúnnà àwọn náà ń gbé àwọn èèyàn kó lórí bídá torí pé ṣaitọ́nù nífẹ̀ẹ́ bídá gan so gẹ́bà wọn sí ma ń sọ pé albid'atu ahabbu ila shaitan min al-ma'siyah ní pé shaitan ní fẹ́ bídá ju ẹ̀ṣẹ̀ lọ torí ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá yára foríjìyàn lórí ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá Ghafurur Rahim Ọlọ́run bá ọ̀yí so ṣùgbọ́n lórí bídá bídá a òun mọ̀ rògbóhun ṣe dáadáa síwájú Ọlọ́run bá ní gbogbo Ọlọ́run bó sì kí ni Ọlọ́run bó ní gbà ọ́ so Ọlọ́run bó ní gbà dáadáa lẹ́ọ̀ ẹn tí ń ṣe àdádálẹ̀ yíò mọ̀ pé dáadáa lòun ṣe ni sàwọn súnnà náà ma ń sàlàyé rẹ̀ pàápàá jùlọ àwọn olùmọ̀ súnnà ẹ wo bí ṣe ìtọ́nà ó ṣe kórìíra gbogbo àwọn olùmọ̀ súnnà yìí àwọn Sheikh Fawzan Sheikh Ubay Sheikh Rabi'a ẹ wo bí ṣe ìtọ́nà ó ṣe kórìíra wọn tó bí ó ṣe fẹ́ ìparun wọn pé ah, àwọn pípù yìí ń so pọ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá ń dáàbò bò wọn torí pé Ọlọ́run tíyàn bá gbé iṣẹ́ Ọlọ́run bá dání iṣẹ́ ìdábòbò ẹ̀sìn Ọlọ́run bá Ọlọ́run bá náà ma ń dábòbò ẹ̀ oye so Ọlọ́run bá ma ń dábòbò yẹn kódà Ọlọ́run bá ma ń tún alámàríyàn sí àdéhùn Ọlọ́run bá subhanahu wa ta'ala ni oye so wọ́n ni àwọn bá ní ya ayyuhal ladhina amanu wa qulu qawlan sadida nígbẹ́ ẹmọ́ sọ̀rọ̀ tó sì dédé yuslih ẹmọ́ sọ̀rọ̀ òdodo yuslih lakum a'malakum yóò bá yí tó àwọn sáyẹ́nsì wa yaghfir lakum dhunubakum yóò sì foríjì yín àwọn ẹ̀ṣẹ̀ yín sẹ́wọ̀n kẹ́ so àwọn olóṣìn sọ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ lódó jù àwọn olùmọ̀ni so ọlọ́run bá tún ní wa man yatawalla Allaha wa rasulahu fa inna hizballahi humul muflihun nípa ni tó bá mú ọlọ́run ọba tó jíṣẹ́ rẹ̀ tó ẹni tí ó ma ní ìbáṣepọ̀ pẹ̀lú ìrìlẹ́tì pẹ̀lú so ọlọ́wọ́ bá ní àwọn àjọ tọ́lọ́wọ́ bá ní ó jèrè so gbogbo eléyìí ọlọ́wọ́ bá fi ọlọ́wọ́ bá máa ń dáàbòbò torí lọ́mọ èèyàn nìkan pẹ̀lú ṣeitọ́n kò sí nǹkan kan lè sí tọ́lọ́wọ́ bá fi wálẹ̀ pẹ̀lú ṣeitọ́n ni kò sí nǹkan kan lè so but ọlọ́wọ́ bá ní lahu mu'aqibatun min bayni yadayhi wa yahfazunahu min amrillah so wọ́n bá fi àwọn àwọn tó ma ń gbasẹ́sẹ́ fúnra wọn àwọn tó ma ń ṣe kíni tó ma ń gbasẹ́sẹ́ fúnra wọn so tó ma ń ṣe shift so min bayni yadayhi wa min khalfi níwájú àti ní ẹ̀yìn yahfazunahu min amrillah tí wọ́n sọ tó ń sọ àwọn mùmìnì kó níbi àwọn nǹkan tí yóò bá ṣẹlẹ̀ àyàfi tí Ọlọ́run bá fẹ́ kádàrà so in tẹ́yàn fi ní láti ọ̀rọ̀ mọ́ Ọlọ́run Ọba nìyàn gbogbo tẹ́yàn bá ń ṣe so èyàn ní láti máa bẹ Ọlọ́run Ọba gan so láti ṣe pé ọ̀dọ̀ Ọlọ́run Ọba lè yóò ti máa wá strength ẹwọ́ ẹwọ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala Ibn Taymiyyah máa ń sọ pé hadhihi al-adhkar àwọn adhkar tó máa ń ṣe láàrọ̀ yìí òun ni ghidha'uhum òun ni ni oúnjẹ fún tí òun fi máa ń borí ṣètọ́nù ìgbà tó wọn bá ṣe báyìí ṣètọ́nù ó gọlábà wọn so ọ̀dọ̀ Ọlọ́run Ọba lèyàn ti máa ń wá agbára ní gbogbo nǹkan tí èyàn bá fẹ́ ṣe kí èyàn má tẹ́m̀bẹ̀rẹ̀ kankan kódà kó ṣe pé in tí èyàn rí ṣe fún dáhàwà tí èyàn fi ran dáhàwà lọ́wọ́ báyìí torí honestly èyàn mọ̀gbà tí èyàn ó kú o èyàn sì gbọ́dọ̀ máa gbìyànjú èyàn gbọ́dọ̀ máa gbìyànjú láti sin pé kí èyàn náà ti ẹ̀ ní gẹ́sẹ́ pé kí èyàn ṣe tí ó mọ̀ àbí dá sí tí ó mọ̀ ara kódà honestly tí ìkíláàsì bá wà kò nídìí káwọn èyàn mọ̀yàn kò nídìí káwọn èyàn mọ̀yàn pé àwọn náà mọ́ wọ́n náà ma ṣe àwọn 3 minute audio ara kò ní ìkáwọn èèyàn mayan wallahi tí ìkìláàsì bá wá kódà ìkìláàsì gẹ́bí alimọ́mù Sufyan Thawri sí sọ assalamatu fi an tuhibba Allah tu'raf ibi tí àláfíà wà ní pé kó nífẹ̀ẹ́ pé káwọn èèyàn mọ̀ so eléyìí jẹ́ nǹkan tí yàn gbọ́dọ̀ mójútó wọn idhan batala qawlu man yarfa' akiratahu wọ́n ní eléyìí pẹ̀lú ọ̀rọ̀ Ibn Abbas pé ìdí tí Ṣaitọ́nù fi kórìíra Ibn Abbas ni pé tó gbé Ibn Abbas ma ń sàlàyé súnnà yìí sì ma ń tako bídá wọ́n ní ìdán nígbà náà tó wá ti wá jẹ́ pé in tí Abdullah Ibn Abbas ma ń ṣe nìyẹn ọ̀rọ̀ àwọn tó ma ń gbé wọn sókè yarfa'u so àkíyọ́rọ́tàhù àwọn tí wọ́n ń gbé wọn sókè malakum war rudud ní pé kílẹ̀ ń ṣe pẹ̀lú rudud kílẹ̀ ń ṣe pẹ̀lú rudud gbogbo gbà rudud náà ni qad faraqtumun nasa ẹ ti pín àwọn èèyàn yẹ́lẹ̀yẹ́lẹ́ rudud yìí náà ni wọ́n ni fa fi nínú hadith jabir wa huwa hadithun tawil hadith tó sì gùn wani wani annabi wani muhammadun farqun bainan nas ní pé annabi sallallahu alaihi wasallam ó wá pínyà láàrin àwọn èèyàn ni ohun ni pínyà láàrin àwọn èèyàn oye so ohun ni pínyà láàrin kíni láàrin àwọn èèyàn kódà kí lọ́nà ọba pé Qur'an al-Furqan oye al-Furqan lọ́nà ọba pé Qur'an in tó wá ṣe kíni in tó wá pínyà láàrin òdodo àti irọ́ so kò possible àwọn èèyàn ó pín náà ni bí ẹ̀sìn ò pín àwọn èèyàn nǹkan dédé èdè ní òpàdà pín wọn ẹ kàn fi àwọn èèyàn lẹ̀ ẹmọ̀kan ẹ kó àwọn èèyàn jọ síbì kan tí a bá fẹ́ ṣe experiment ni o ẹ kàn kó àwọn èèyàn jọ síbì kan gbogbo wọn kí wọ́n máa rẹ́ kán máa kódà kan jẹ́ kankan náà tó bá lè jẹ́ kankan náà as similar as they can be kí wọ́n kó wọn síbì kan kí wọ́n má jẹ́ kí any outside body interact kan dẹ̀ mọ́ guide àwọn pẹ̀lú guidance pẹ̀lú gbogbo ẹ̀ ẹ kàn fún wọn ní bóyá bí i ẹ fún wọn lóṣù kan ẹ fún wọn lóṣù ìpínyà ó sì ti máa yóò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so ẹ wá fún wọn lọ́dún kan so ọlọ́wọ̀ bá yí tọ́lọ́wọ̀ bá fi ń darí àwọn olùgbàgbọ́ ni pé Ọlọ́run separate wọn kúrò níbi àánú Ọlọ́run bá wá kó wọn jọpọ̀ lórí òdodo oye so muhammadun farqun bainan nas so táwọn yẹn bá ń sọ pé ẹ ń pín yà ẹ ń pín àwọn yẹlẹyẹlẹ ẹ ń pín bàbá kó lọ́dọ̀ ọmọ anábi sallallahu alaihi wasallam náà ṣe bẹ́ẹ̀ náà ṣe kí a ló sọ pa anábi sallallahu alaihi wasallam gbà yẹn ọ̀rẹ́ gbogbo aná àdàmà pé kíni ń bẹnú àwọn ọmọ tó ṣe pé wọ́n gba islam táwọn bàbá wọn ṣe kíni táwọn bàbá ń sì àwọn bàbá tó gba islam táwọn ọmọ wọn islam ẹnu fún alápẹẹrẹ bàbá tó gba Islam tọ́mọ rẹ̀ gba Islam hmm? náà ẹnu Abubakri ọmọ ni tí bàbá ògbà tí bàbá ògbà o ẹ ọmọ tí bàbá ògbà Islam ẹ Abubakri ẹ wẹ́l tásún ni Abu Abu Hurairah bẹ́ẹ̀ ọmọ gba Islam tí ìyẹ́ ò tètè gba Islam ọ̀yẹ́ so àti bẹ́ẹ̀ ẹlẹ́kejì kí bàbá gba islam kọ́ mọ́ gba islam kọ́ tẹ́nú fún alápa ẹ̀ nínú àwọn sahaba nabi kí bàbá gba islam kọ́ mọ́ gba islam abubakir náà tó ni so bẹ́ẹ̀ ni abubakir ni so abubakir ni kí ló kọ́ mọ́ abdurrahman hmm? ok so tàtún ni yàtọ̀ sábò bakir tí bàbá gba ìsìlámù tó mọ̀ gba ìsìlámù hmm? nínú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam almuhim ni pé an ata nabi sallallahu alaihi wasallam anabi wá pínyà láàrin àwọn èèyàn so kò sí ẹgbọ́n tọ́nà ọba sọ ni wala yazaluna ah, yaftarikuna àbíkọ́lá kílọ̀ bọ́ọ̀lọ́nà ọba ní pé wọn ò ní yẹ wọn ò ní gbò tí wọ́n mọ̀ pínyà ọlọ́run bá ní walidhalika khalaqahum ọlọ́run bá dá wọn torí ẹ̀ ọ̀yí so ọlọ́run bá dá wọn fún nǹkan yẹn pé wọ́n pínyà pé òdodo wà lọ́tọ̀ àánú wà lọ́tọ̀ ni so hatmun lazim so àwọn so in tó wá ni pé ṣé kí wọ́n pínyà lórí òdodo ni àbí kí wọ́n pínyà wú fámílì gan kíyàn bẹ̀rẹ̀ láti family ìpín àti ma ń wà family mi ma ń tó mẹ́ta ìpín different level ìpínyà level mẹ́ta ọ̀tọ̀tọ̀ àwọn lè yí wọn tí ọkọ̀ bẹ́ẹ̀ ni kankan sí àwọn lè ń bá wọn èèyàn sí but ó láwọn tán bá ṣe inú family so àwọn lè yí àwọn tí àwọn òdìmọ̀ tí ẹ gbúrò wọn mọ́ <laughs> so so irọ́ ni eléyìí wọ́n kàn fi ń kàjúlù àwọn èèyàn Eh, eh, eh, ọgbọ́n tí wọ́n mọ̀ sọ pé but ẹ̀sìn ní agbọ́ ọ̀rọ̀ ayé of course agbọ́ ọ̀rọ̀ ayé a lè pín àwọn èèyàn ọ̀rọ̀ ayé mọ́ ń pín àwọn èèyàn of course but ẹ̀sìn ilé ẹ̀sìn yẹ kó mọ́ kó wà pọ̀ ní ẹ̀sìn yẹ kó mọ́ kó wà pọ̀ ní kò yẹ kẹ́sì máa pín wa ẹ̀sìn yẹ kó mọ́ kó wà pọ̀ ẹ̀sìn yẹ kó mọ́ kó kó wà pọ̀ náà ní ilẹ̀ tẹ̀lẹ́sìn ẹ̀sìn wá kó wapọ̀ náà ní bọ̀tẹ́ ilẹ̀ tẹ̀lẹ́sìn ilẹ̀ tẹ̀lé ń tànàbí mú wá so eléyìí jẹ́ nǹkan tí wọ́n ní wà fí riwayatin wọ́n ní riwaya mi o wọ́n ní farraqa bayna an-nas wọ́n ní annabi ó wá pínyà láàrin àwọn èèyàn nínú riwaya mi so wọ́n ní nínú riwaya mi ó wá pé annabi wá pínyà láàrin àwọn so uh, wọ́n ni waqala al-hafiz fi al-fathi wọ́n ni al-hafiz ibn hajar wọ́n ni sọ nínú fathul bari pé wa kilahuma mutajihun wọ́n ni méjèèjì náà ló wọlé hadithi méjèèjì náà ló wọlé kí wà lẹ́n bá wájá sí hina ma naruddu ala wa fulan nígbàtà bá ń ṣe rọ́dù fún lágbájá sí lágbájá qalu la tusarrih bismihi wọ́n ni mọ́dàkọ́ rẹ̀ ah, àfá ẹ̀dàkùn jẹ́ ìrìn tàbí wá parí halkọ̀ àmúrígbín dáadáa lẹ́fẹ́ bẹ̀rẹ̀ àmúrígbà tẹ́ fẹ́ gbé yìí ó fẹ́ lágbára púpọ̀ tẹ́ bá lè gbìyànjú pé àní gbogbo jẹ́ bá kọ̀ ní ẹkọ̀ gbogbo jẹ́ bá àmá tẹ́ bá tó bá ti di pé afẹ́ mọ́ dákọ̀ ẹ̀rùn so torí pé bíyàn sí ń dákọ àwọn tán nífẹ̀ẹ́ yẹn yí ṣe kí ni in jò wọn láà ó sì ń dùn wọn wọn ò dẹ ṣẹ́rí kí níkan wà pẹ̀lú ọmọ èèyàn tó mìíyàn bá ti bíúdì nǹkan lọ́kàn rẹ̀ àti kíkó wó kí wọ́n yẹ fẹ́ kí nǹkan yẹn wó wọ́n yẹ fẹ́ àwọn èèyàn ti bíúdì àwọn èèyàn kan lẹ́nu ara wọn pé ah, àwọn ṣe rí the more tí ẹ̀ bá ṣe ń grow life tó bá ti attach ara rẹ̀ máwọn values kọ̀kan wọ́n lápé ọ̀dọ́ ṣe rí tí ẹ̀ máa sàlàyé àwọn kan fún ọ̀dọ̀ ń gbà mí ó lè mọ́ èyàn but aláwọ̀kọ́ ọlá pé èyàn ti rẹ̀ rẹ̀ lórí kí ẹ̀ mọ́ wà nǹkan mọ́yà púpọ̀ kí nǹkan mọ́ mọ́ káyàn lá púpọ̀ èyàn ti rẹ̀ but ẹ wá rẹ̀ ẹni tí ò ní gbogbo àwọn tẹ́rìbí àwọn bóyá tó bá tún á jọ́kùnrin so ó lè mọ́ lè rọrùn sùn àwọn ìsìfẹ́ parí oyé so torí bíwà pé wọ́n fẹ́ bíwà pé fẹ́ pa ní <laughs> gbogbo àwọn nǹkan tó wọ́n ti kó sẹ́mì kó ti kó sẹ́mì gbogbo àwọn nǹkan tó ti gbé sẹ́mì hùn kọ́lá wọ́n lè àwọn obìnrin náà ni alájí òróòsò má bá wọ́n àmọ́ pé wọ́n pè pé so eléyìí kò gbọ́dọ̀ fihàn gbogbo nǹkan ṣe ìtọ́nù lò gbogbo nǹkan ṣe ìtọ́nù lò against yàn ṣe lò bí yàn yóò lò àwọn ọmọ yàn yóò lò gbogbo ẹ̀ èyàn gbọ́dọ̀ mọ́ bẹ lọ́hun kíyàn wà steadfast kíyàn sí mọ́ gbìyànjú ti ẹ̀ so tí gbogbo nǹkan ṣe ìtọ́nù lò pé ah, àlò ní ìwọ náà wà nú àwọn tí ó wọ torí ẹ̀mọ́ ṣe ìtọ́nù ti mọ̀ pé òun ti ṣìnà òun ti sòfóntò so ìtọ́nù náà wá ní pé bá ṣe pọ̀ tẹ́ni òfó ṣe pọ̀ oye so ó kàdàbí ẹni tó ti tán ti tó ẹni kódà tréètì igan wà lára ọmọ èèyàn mi òun náà ti mọ̀ kóhun ti lose gbétọ̀ ìwọ̀n náà wà sórí ẹmẹ́ láyé business ẹmọ́ lápẹrẹnsì business bóyá mọ̀ pé business òun ṣe òun mọ̀ pé a scam ní business yìí ó wá gbọ́tẹ̀ nìkan náà ṣe òun náà ṣe tó rí business <laughs> yìí oye àwọn èèyàn bọ́ sí mọ̀ sí yìí oye òun náà ṣe òun náà ṣe ògbò ní ṣe ọwọ́n ó ẹwà mọ̀ sọ fún pé a pé ṣe bẹ́ẹ̀ mọ́ ń jò ní tí wọ́n fẹ́ dúró sí ah, èmi ò pé iná mọ̀ ní <laughs> so eh, wọ́n máa ń kírókọ rẹ̀ gẹ́gẹ́ bí ògbá sí máa ń sọ wọ́n máa ń wóyàn kúnra rẹ̀ so in tí in tí Ọlọ́run bá fi ń sọ nìyẹn pé eh, wala yanfa'uhumul eh, wala yanfa'uhumul yawma idh zalamtum annakum fil 'adhabi mushtarikun ìtọ́nà ọba sọ́nà Kùránì yẹn ni pé kò ní ṣe wọ́n láǹfàní lọ́jọ́ ọgbìnde ní pé nígbàtán jẹ́ alábòsí tán jẹ́ ẹlẹ́bọ ní pé wọ́n pọ̀ tí wọ́n jọ ń jẹ́yà yìí ẹ̀rùn pé láyé táwọn yẹn bá ti pọ̀ tán ti ń jẹ́yà yóò so èmi yóò bá lè pé àti àwọn ọ̀daràn ti oye but ọlọ́run bá ń sọ pé wala yanfa'uhumul yawma idh zalamtum annakum fil 'adhabi mushtarikun kò ní ṣe yín láǹfààní lójú ọgbẹ́ǹde ní pé ẹpọ̀ tẹ́ẹ̀jọ́ ń ṣe ń bí ìyá ẹ̀ alámìrìkọ́ yìí mú sàlàyé ilé ìgan alìmọ́lùkọ́ yìí sàlàyé ilé ìgan pé kíyàn pọ̀ ń ṣe àpẹẹrẹ pé of course ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn majority àwọn èèyàn yìí náà wọ́ so but kò ní fúnyàn kò ní àpí kò ní jẹ́ kí nǹkan wà lẹ́sà ní pé àpọ̀ ah, ẹ̀yìn náà wà ń bẹ̀rún ara ọ̀ kò tí ẹ̀ ní rí tí ìyà burúkú so wọ́n ni limadha tanqimuna alayna wọ́n ni qulna as-salafu yusarrihun tó má ní ká má dákọ̀ á sọ ń dákọ̀ ṣe rí ìdá sọ pé káwọn èèyàn mọ̀ dákọ ni pé ààrí bí sọ fún pé kó má ṣe kíni kó má sọ mọ́ torí ó dà gẹ́gẹ́ ṣe rí hapkọ̀ àti bátìl táàkì yáwọn ọlọ́run bó ṣe dé wọ́n mọ̀ bára wọn pòrì so tàbá rí bí borí rẹ̀ kásà kípẹ̀ àti bẹ́ ká kípẹ̀ àti bẹ́ pé kí ọkọ rẹ̀ gbogbo ohun tó bá sà sí mọ́ dákọ̀ so ìtumọ̀ ibi ká ní wọ́n lè rí bí kó mọ́ ti ẹ̀rí lè bí ṣe tàdír kankan kó mọ́ sí rọ́dù kankan ni ìyẹn wọ́n bá fẹ́ so in jẹ́fì rí pé àwọn tán máa ń sọ pé ẹmọ́ dákọ̀ yẹn ẹwọ tán bá rí bí sọ fẹ́ lómi pé rọ́dù àwọn irú àwọn náà máa ń kọ̀ndẹ́mù rúrú pé ẹlòmí ò ní ju rọ́dù lọ ẹwà gbogbo gbogbo tépù tó ṣe dúdú ló pọ̀ mẹ́ irú ẹni báwọn ló tó wáyé pé lórí súnnà ni ó ní ìpìpẹ̀ sí súnnà ni ó irú ẹni báwọn gan ló tọ́ sí ló tọ́ sí jù torí tí Abdullahi ibn Abbas sọ pé wọ́n ma ń ṣe nìyẹn wọ́n yí wá idha sallamna lakum ṣẹ́kù bẹ́ ìsọ pé ta bá ti ẹ̀wà juwọ́lẹ̀ fún yín wọ́n ni limadha tanqimuna alayna tasrihana wọ́n ni kírétẹ̀ ń criticize wọ́n ni tó kò bá sí pé wọ́n kéré fi adami tasrih àwọn sálàfù tó sọ pé kí èyàn mọ́mọ̀ dákọ̀ ẹ bá wa dákọ̀ wọn àwọn sálàfù ní sọ pé kí èyàn mọ́mọ̀ dákọ̀ yẹn ẹ bá wa dákọ̀ wọn falimadha tanqimuna alayna kí tẹ wọ́n tẹ́n mú wa tẹ́n hódi wa wọ́n ni lakum salaf wa nahnu lana salaf wọ́n ni tó bá yẹ pé ní salaf àwọn náà dẹ̀ ní kíni àwọn náà dẹ̀ ní salaf falima la tatawassatun kí ló dé tẹ́yìn ò wà ní àárín bèbè tó wáyé pé ẹ̀tẹ́ ní sálàfù lórí pé kí ẹmọ́ mọ̀dá kan tó tọ́ ok àwálẹ̀ ní sálàfù tó pọ̀ ní táwọn sálàfù wà lórí ẹniyẹn ok kí ló tẹ́yìn ò wá sáà ní pé ok ìgbà tó bá nídìí kíyàn dákọ̀ ìgbà tí ó bá nídìí kíyàn má but ẹ̀yin sọ pé kíyàn tẹ̀ má dákọ̀ ara alẹ́lòmí in tó fi pilẹ̀ dáwà rẹ̀ in kan dẹ̀ fi mọ̀ ní ah, ah bí kìní ṣe báwọn yẹn ṣe mọ̀ wọ́n lẹ̀ Yorùbá pé wọ́n burú tó àwọn ah, ìdákọ̀ ẹnìkankan ah, in tó wọ́n sì fi láìkì wọn so in tó fi láìkì wọn ni pé ó lè máa gbọ́ gbogbo tí wọ́n ń sọ tó tọ́ bọ̀ kò ní affect àwọn àwọn tó ti gbéṣẹ́ mi ara rẹ̀ so ọmọ èèyàn fẹ́ security pé ọmọ èèyàn fẹ́ wàhálà oye so eh, àwa da'if alẹ́ so àwọn tó ti gbéṣẹ́ mi ara yẹn kò fẹ́ kìkẹ́kẹ́ kìkì wọn lẹ́mi ara rẹ̀ so gbogbo tán máa sọ yóò máa apply ẹ̀ sí nǹkan mìí so gbogbo tán máa sọ yóò máa apply rẹ̀ sí nǹkan mìí so gbogbo tán máa sọ tán máa sọ pé à ẹ kìníkà kìníkà kò ní apply ẹ̀ sáwọn tó wà lẹ́mì rẹ̀ gangan bò yóò tán máa ti ń kan àwọn àwọn tó wà lẹ́mì rẹ̀ ọjọ́ rẹ̀ lẹ́sẹ̀ tí ẹ̀ náà wọ́n fi yá afá yìí náà sí ẹ̀sẹ̀ wá padà wá bẹ̀rẹ̀ èyàn lẹ́mìjọ́ta yóò wọ́n fẹ́ gbádùn bàbá máa kí tó gbádùn wọn mọ́ àwọn náà ti fẹ́ máa máa ọwọ́ kọ́wọ́ kan ọwọ́ àwọn ọ̀dọ́ náà fẹ́ máa mú so gbogbo gbogbo gbogbo problem táwọn èèyàn ní pẹ̀lú wa nìyàn tó fi ń gba àwọn èèyàn ní so ní pé èèyàn wà lórí tí táwọn sálàfù wà lórí ẹ̀ so níbi ìsàlàyé òdodo wọ́n ní tẹ́mbí wọ́n ní ìpàkèsí wọ́n ní hadhihi al-masail wọ́n láwọn alámọ̀rí allati talaqaha hafiz tí àgbàfà hafiz المحدث الإمام الشيخ عبد الرحمن بن محمد المحروف بابن أبي حاتم عن الإمامين طب على تدعوا فامجيجي الحافظين المحدثين والد والده وأبي زرعة الرازيين رحم الله الجميع حكايتهما لها يدل على أن أئمة أهل السنة مجمعون على هذه العقائد وني

so tí wọ́n ma sọ fáwọn èèyàn pé a ah, ẹkí ni àwọn sàábà gan pín pa àkídà so yíwa ma dé wájú yíò lẹ́yìn in tí ò sí tó ti túlẹ̀ yóò fẹ́ ní ojú ọ̀nà harabi ẹ̀yìn ohun tí ẹ rí pẹ̀lú àwọn pẹ̀lú ojú ọ̀nà ọlọ́run yóò dé níwájú yóò tún ṣe kíni yóò tún dé lẹ́yìn gbogbo ọ̀nà tẹbá tún fẹ́ dé yóò tún dé tó bá tún wá fẹ́ tẹbá tún wá tún wá padà rí mú yóò tún wá tún wá sọ kóhùn ò sọ bẹ́ẹ̀ but wallahi Ọlọ́run bá gbọ́n ju gbogbo ẹni tó bá gbọ́n so wọ́n mọ́ bóhun ṣe bóhun ṣe go around rẹ̀ irọ́ ni irọ́ ni bálábí náà ṣe ṣe ni so ó wà pẹ̀lú àwọn sàláfí síbẹ̀síbẹ̀ kò gbé nǹkankan so àwọn olùmọ̀ ṣe kíni ẹnu àwọn olùmọ̀ wọ́n kó okò lórí ẹ̀wọ̀n wọ́n ni walam yakhtalifu fi shay'in minha wọ́n ni ẹ má gbà tàjẹ pẹ̀lú ẹni tán sọ pé annasu ikhtalafu fil aqida àwọn èèyàn ṣe yàpẹ̀nú bí aqida náà wọ́n àwọn sàhábà ẹ mọ́ bí tán ti mọ́ ń sọ gbogbo ọ̀rọ̀ yìí tán bá fẹ́ káwọn èèyàn kójọpọ̀ pé àwọn sàhábà gan àkídà wọn yàtọ̀ ẹ àwọn ọ̀rọ̀ burúkú pé àkídà wọ́n ṣe wọ́n ṣe ya pẹ̀lú bí àkídà síbẹ̀síbẹ̀ wọn ò mọ bára wọn fà oye síbẹ̀síbẹ̀ wọn ò mọ bára wọn fà so eléyìí irọ́ ni so àkílòkọ ah, rẹ̀ so bákẹ́nẹ̀ àwọn téèyàn fẹ́ téèyàn fẹ́ lo eléyìí fún ibo làwọn ti ṣe yapa síbi táwọn sọ̀hábà náà ti ṣe yapa ni torí pé kọ́ìdà ni pé al-dalilu yanbaghi an yutabiqa al-madlul oyi ẹ̀rí ó gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ bá yí pé ẹ̀rí ó gbọ́dọ̀ bá tí èyàn fẹ́ fi sẹ̀rí mú mú èyàn kan lè mẹ́rin kan wá kéèkàn sí pé kéèyàn mẹ́rin wá ní kẹrin kókó sẹ́rí tó mú wá tó bá ń tẹ́ tó fẹ́ fi sẹ̀rí mú ok ó sọ pé àwọn sàhábà tí èyàn bá ní bínísì lápẹ̀lẹ́sì sí èyàn kan lè sọ pé àwọn sàhábà náà jẹ oríṣiríṣi oúnjẹ náà gbogbo tó bá wà lẹ́nu májẹ ara ò ṣé àwọn sàhábà jẹ lè àbí ṣé lè tó wọn tí wọ́n sọ pé ó tí ò tọ́ tó sọ pé wọ́n jẹ yìí ṣé wọ́n jẹ́

ibi pé wọ́n eh, ìwọ náà wẹ́ni tí òun náà gbà pé kíní so ẹ̀rí ẹwọ́rọ̀ bá nǹkan tí yẹn fẹ́ fi sẹ̀rí mú ni wọ́n ni ijmalan hakadha bá sí ma ń sọ ní wọ́n ni aw yaqulu as-sahabatu ikhtalafu fil aqida àbí wọ́n sọ pé àwọn sahaba kún yà bí aqida aw yaqulu

bí ala anna nabiya sallallahu alaihi wasallam ní pé annabi wa hadatha lahu al-isra wal mi'raj ní pé isra wal mi'raj ṣẹlẹ̀ yaqadatan lójú ayé la manaman kì í ṣe lójú orun wa bi jasadihi pẹ̀lú ara rẹ̀ wa bi ruhihi àti pẹ̀lú ẹ̀mí rẹ̀ annabi o lala kì ó ṣẹlẹ̀ lójú ayé ni wa innama ikhtalafu wọ́n kàn ṣe yapa fi mas'alati níbi alamari wàhíyà wọn ni pé hálọ́rọ̀ annabi rọ́bà ní pé sáànàbí sí kíni sáànàbí rí ọlọ́wọ́ bá rẹ̀ hìna àrọ̀já bí i nígbàtí wọ́n gbé e lọ sókè wàjáwàza sídọ̀rọ̀tàl muntaha anábi sí kọjá al sídọ̀rọ̀tàl muntaha aula àbíkò lọ́lọ́wọ́ bá wọ́n ni fa'a aisha radiyallahu anha wọ́n ni yalawa aisha tanfi hadha wọ́n ni wọ́n sì lé lórí ẹ̀gán wọ́n ni faqad akhraja shaykhan wọ́n ni àwọn ash-shaykhani wọ́n ti gbàwá anha látọ̀dọ̀ Aisha wọ́n ni anna Masruqa ibn al-Ajda' at-tabi'i al-ma'ruf Masruq yìí abidun zahid oye Masruq ibn al-Ajda' ibn al-Ajda' láwọn tabi'i tó gbajúmọ̀ so sahibu ibadatin wa zahada wọ́n ni rahimahullah qala ó ní sa'altu aishata olóhun bí aisha alroha muhammadun rabba ní pé ṣé muhammad sórí olúwa rẹ̀ faqala subhanallah ó ní subhanallah laqad qaffa sha'ri lima qult ó ní a ah, inú dìde fún nǹkan tó sọ yìí ya'ni jildi so iqsha'arra ara mi gbariri oye kára gbọ́n rìrì kára ṣọ́kì ọlọ́wọ́ bá nínú Kùránì pé taqsha'iru minhu juludul ladhina amanu wọ́n ni wa'adatul insan wọ́n ni in tí a mamá ọmọ èèyàn ni pé idha qsha'arra jilduhu wọ́n ni tara rẹ̀ bá gbọ́n rìrì yakifu sha'ruhu wọ́n inú rẹ̀ ó dìde so inú rẹ̀ ó dìde inú yẹn àwọn ọmọ ara yẹn ó nà straight tẹ́rù bá báyàn dé level tó ní agbára àyìn ò tí ìrẹ́rù ní o irọ́ ni pé mẹ́ẹ̀ tọ́ sára o tẹ́rù bá tẹ́rù bá tẹ́rù gbogbo gbogbo tí yìí sí tẹ́rẹ̀ ní ó sì so ẹ̀rùn pé àsìkò tí wà yíò lẹ́ti pọ̀ àwọn kan tẹ́yàn <laughs> fi ń da fífẹ́jú àwọn kan kéèkéé ni oye so láì gbà wọn pé wọ́n kàn wọ̀lú kan wọ́n pa àwọn èèyàn lọ àwọn kákàlẹ̀ ya bọ̀lú kan wọ́n pa àwọn èèyàn lọ kí ni sorísìírísì máwọn èèyàn lẹ́rú kọ àwọn èèyàn kó ń lu wọn lọ sí wọ́n sẹ́rú so gbogbo àwọn nǹkan báwọn akọlẹ̀ mi ga àsìkò tí wà yìí kọlọ̀n sánú wa ni tí jihadi tó bá pẹ́ àwọn mẹ́jẹ̀mú jihadi gan bá dé ní báyìí tọ́ oníkálùkù ma wá yóò ma wá kí lókọ̀ rẹ̀ àwọn excuses ni tí ó sì yẹ kó rí bẹ̀ so min shiddatil hawli látara pínkín látara bí ẹ̀rù yẹn ṣe ní agbára tó wal khawf àti ìpáyà wọ́n ni wà fi riwayatin wọ́n ni nínú ẹgbàwámi wọ́n ni ya aba aisha thalathun man takallama bi wahidatin minhunna faqad a'zama ala allahi al-firya wọ́n ó ní ìrẹ́ ìyẹ́ ìrẹ́ àbá Aisha ó ní àwọn kan mẹ́ta kan wà tí ẹni tó bá sọ wọ́n ní ó ti parọ́ mọ́ Ọlọ́run Ọba ó ti pa irọ́ ńlá mọ́ Ọlọ́run Ọba qultu ma hun masruku sọ pé kí ni wọ́n qalat man za'ama anna Muhammadan ra'a rabbah ẹni tó bá za'ama ẹni tó bá rò rò kúrò ní pé annabi sallallahu alaihi wasallam rí olúwa rẹ̀ wọ́n ní faqad a'zama 'ala Allahi al-firya irú ẹni báyìí ti parọ́ mọ́ Ọlọ́run Ọba wọ́n ní qala wa kuntu mutaki'an mo mo rí láì lórí nǹkan tẹ́lẹ̀ mo fẹ̀gbẹ́tì nǹkan tẹ́lẹ̀ ni mo fẹ̀gbẹ́tì tẹ́lẹ̀ ni fàjálásùtù mo wá jókòó so ọ̀rọ̀ tọ́rọ̀ lè yán sùn ọ̀yí so ọ̀rọ̀ tọ́rọ̀ bá tọ́rọ̀ kọ́lẹ̀ èyàn ní ríbi ìjòkó mọ́ ètò ìbọ́nà wọ́n bá ṣe dọ́mẹ̀ èyàn ni so ní tẹ́fìrí ni ọ̀rọ̀ tó bá serious so ẹ́rìkẹ́ ah, abu abu ẹ̀rọ kan àti mo fẹ́ bá yín sọ so èyàn ma ah, ní ma sọ oye ẹni láti jòkó ni o <laughs> yíò mọ̀ pé ah, ọ̀rọ̀ ti kí ni ọ̀rọ̀ ti tó jẹ́ o wọ́n ni fakulti ya ummel mu'minin wọ́n ni mo ní ẹ̀yìn ìyá àwọn olùgbàgbọ́ anzirini ẹlákùnrin ṣe mí pẹ̀lẹ́ wala ta'jalini ẹmọ́sìkí ni ẹmọ́ kanjú lé mi lórí ẹ fún mi ní time ẹ dákun ẹjẹ́ mbìyìn kankan alam yaqulillah sọ́lọ́wọ́ bó sọ ní azza wa jal ní pé wala qadara ahu bil ufuqil mubin ní pé ó ti rí orí o bil ufuqi níbi àwọn kílùkọ́ rẹ̀ al ufuq horizon orí níbi horizon al mubin oye tó hàn gírí wọ́n ni faqalat ana ana awwalu hadhihi al'umma orí èmi ni ẹni alákọ̀ọ́kọ́ nínú al'umma yìí sa'ala an dhalika rasulallahi sallallahu alaihi wasallam tí mo bi annabi ń parẹ̀ wọ́n ni faqala innama huwa jibril jibril ni bẹ́ẹ̀ oye so jibril sí lẹ́lẹ́yìn tó tọ́ oye so torí pé Ọlọ́run bá ń sọ pé ẹ̀ẹ́ eh, Ah, kílùkọ́ rẹ̀ nígbà síyákò ayàtọ́ náà bá ń sọ yẹn jìbìrì náà lọ́lọ́ bá ń rí fásì ọ̀yẹ́ so wọ́n ni innama huwa jìbìrì lam lam arahu ala suratihi ó ní òun orí ní àwòrán allati khuliqa alayha tí wọ́n dá lórí ẹ̀ ghayra hatayn al-marratayn àyàfi ní ẹ̀mẹ́jì àyàfi ní àwọn ẹ̀mẹ́jì so òun náà lòun ṣe kíni lòun rí ní àwòrán tí ọlọ́wọ́ bá dá lórí ẹ̀ ó sì ní òun rí pé ní kéèkéè ní ní 60 wings wọ́n ni wa ibn radiyallahu anhuma ruya anhu al wọ́n ni wọ́n sì gbà ọlọ́wọ́ bá bọ̀ kò sọ́n tó fi rí

náà so èléyìí jẹ́ ìkhtilaf aláwọ̀kọ́ tó mọ́sọ̀kọ́ àwọn sàhábà pínyà lórí ẹ̀ sáwọn náà ti rí pé hakíkọtán kẹsì ìkhtilaf torí pé Ibn Abbas kò sí ẹgbàwá tó sọ pé kíni ó rí gangan pẹ̀lú ojú rẹ̀ oyi wọ́n ni wọ́n gbà pé ó sọ pé ó rí so yóò rí pé gbogbo ẹni tó wá kàfẹ́ mọ́ ẹlú eléyìí ó fẹ́ máa da yẹ̀pẹ̀ sí sínú afẹ́fẹ́ ni wọ́n ni al-mithalu thani wọ́n ni ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì fil arshi wal qalam wọ́n ni níbi al-arshi àti qalam so níbi al-arshi àti qalam ní pé a ìwòlọ́lọ́wọ́ bá kọ́kọ́ dá wọ́n ni ittafaqa ahlu sunnati wa man wafaqahum àtàwọn tó tí wọ́n àgírí pẹ̀lú wọn min tawaifil mubtadi'a nínú àwọn ìjọ bídá ala anna al'arsha nípé al'arashi o wal qalama nípé àti gègéwò awwalul makhluqat nípé àwọn ni àwọn nǹkan tọ́nà ọba kọ́kọ́ dá walam yasbiquhuma min al-makhluqati shay'un kò sí kàkà tó síwájú wọn nínú àwọn ẹ̀dá walakin 'inda as-sufiyyati qawlun thalith àwọn súfí tún ní ọ̀rọ̀ ara ọkọ̀ pé ọlọ́run bá ti kọ́kọ́ dá nẹ́bì náà a ma'aruf so ní pé ọlọ́run bá ti kọ́kọ́ dá nẹ́bì sallallahu alaihi wasallam náà pé ó wá jẹ́ kó jòkó lórí ara so ìgbà tó wá padà yá tí ó wá ṣe tátán tọ́nà so òun náà rí gbogbo tí sẹ̀rẹ̀ ọlọ́run bá wá náà sáyé ọyí so gbogbo àwọn àwọn súfí manuscript so wọ́n ma àwọn script kílòkọ́ rẹ̀ script fíìmù wọ́n ma ọkọ̀ so nígbà pé ọlọ́run bá wá na sáyé ọlọ́run nígbàtí ó ti jókòó pẹ́ ó ti wà pẹ̀lú ọlọ́run ti pẹ́ oye so nígbà tó wá padà yá na sáyé so gbogbo àwọn àwọn tàn àwọn fíìmù kí ẹ ma so wọ́n ni wàlámi yasbuku hum so but òdodo èyí tẹ́rì wà fún ni pé méjèèjì náà ni tọ́lọ́wọ́ bá kọkọdá wà kánà khilafuhum ṣùgbọ́n ibi tí yàpá ti wà ní pé hal kana as-sabiqu al-arsh aw ṣùgbọ́n sí ètò sí ètò tí síwájú ni al-arsh so wan-nasu mukhtalifuna fi al-qalam alladhi kutiba al-qada'u bihi min ad-dayyani hal kana qabla al-arshi annahu بعده قولان عند أبي العلا الهمذاني سوني يعني في أيهما كان أولا وأسبق في الخلق wani ìwúni aláwọ̀kọ́ ló sì síwájú níbi ìdẹ́dà rẹ̀ wani fatọ́ ifatun min ahlil ilmi wọ́n láwọn èèyàn kan nínú àwọn olùmọ̀ kọlu bí asbaqiyyatil arshi wọ́n ní arshi ló síwájú wọ́tọ́ ifatun qalat àwọn kan sọ pé bí asbaqiyyati alqalam ní pé alqalam ló síwájú fàdẹ̀lìlò ta'ifati al'ula ẹ̀rí àwọn tó ń sọ pé qalam ló síwájú ni alqa'ilin ok àwọn tó ní arṣì ló síwájú ni bí asbaqiyyati al'arṣ istadallu bí hadith wani wọ́n lo hadithi pé kana Allah nígbà tí wọ́n bi ọ̀rọ̀ yìí lásán subhanallahil azim in tí àwọn falasifa tí wọ́n yọ jáde nínú rẹ̀ nínú bídá ó pọ̀ gan oye tó ma fi ń sẹ̀rí nínú bídá ó pọ̀ gan so àwọn tasalsulati tí wọ́n gbé kalẹ̀ ní àbí azaliya àwọn azaliyat àti gbogbo àwọn àwọn nǹkan tó yẹ pé oríṣiríṣi àwọn àdádálẹ̀ táwọn kíni táwọn àwọn jahmiya táwọn mu'tazila tí wọ́n ṣe kíni tí wọ́n gbé kalẹ̀ fọ́nà ọba tí wọ́n fi haddada ọlọ́wọ́ bá tí wọ́n fi limiti ọlọ́wọ́ bá oye so but ọlọ́wọ́ bá ti ń bẹ ti pẹ́ ni kìí sí pé ọlọ́wọ́ bá ti ń bẹ ọlọ́wọ́ bá ti ń bẹ kìí sí pé ọlọ́wọ́ bá ti ń bẹ ti pẹ́ ìgbàkanwà tí ó jí sí ìgbàkanwà ti ń bẹ so but ọlọ́wọ́ púpà tó ti ń bẹ ó ti pẹ́ gan láfin sọ pé ó ti wà ti pẹ́ ara ọ̀ so ọlọ́wọ́ bá ó ti ń bẹ ọlọ́wọ́ bá ń bẹ so wọ́n kánà Allah so ọlọ́wọ́ bá ń bẹ̀ walam yakun shay'un ghayruhu kò sí sí kankan papọ̀ mọ́ ọlọ́wọ́ bá ṣe wọ hadith yìí bá so nínú ilé iná àwọn Mu'tazila ma fi ń sẹ̀rí pé ẹ̀hẹ́ sáàsọ́ àásọ́ ní pé ọlọ́wọ́ bá ó kò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó wá sẹ̀ wá dá ìsọ̀rọ̀ oye ní pé kò lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó sẹ̀ wá fi kíni òun gangan sẹ̀ wá dá ìmá sọ̀rọ̀ ó dá ni so nígbà tó dá ìmá sọ̀rọ̀ ìbẹ́ ìgbà ló sẹ̀ wá ṣe kíni ló sẹ̀ wá ń sọ̀rọ̀ ọlẹ́ sí ìyí táwọn èèyàn fi ń fúnyàn ní professor nítẹ́lómi fi gba professor nù oye so torí pé àwọn jàmíyà gbà pé ọlọ́run ẹ̀ẹ́ eh, záàtù ọlọ́run bá nìkan ní kọ́kọ́ ń bẹ̀ẹ́ ní pé that Ọlọ́run Ọba Ọlọ́run Ọba nìkan ní ọkọ̀ ń bẹ so ní pé kò sí attribute kankan papọ̀ mọ́ Ọlọ́run Ọba kò sì sí ọkọ̀ kankan mọ́ papọ̀ mọ́ so ní pé kódà a lè tí ma pé Ọlọ́run Ọba ní khaliq àyàfi lẹ́yìn ìgbà tó ṣe kíni àgbà tó dẹ́dà gbogbo kíní philosophy nítorí àwọn níbi táwọn ń lọ ẹ̀yìn lẹ́yìn wò ah, pé àwọn fẹ́ fi láákà ìfinrinlẹ̀ pé ọlọ́run bá ń bẹ so wọ́n ti wá lò àwọn wọ́n ti fi àwọn kankan rinlẹ̀ ẹ̀sì mọ̀ pé ẹni bá rùkún òun nílà káì sáàdó fún 30 minutes wọ́n rẹ̀ ni tó tún nílà káì jù ọlọ so ìgbà táwọn ti rò pé àwọn ti nílà káì àwọn gbọ́ kọjá kíní wọ́n ti fi ìmá bẹ ọlọ́run bá nílẹ̀ àwọn tọ̀hún ṣe dénú gbogbo àwọn òpó tán ti fi fi ìmá bẹ ọlọ́run bá nílẹ̀ mọ́ sí bẹ̀rẹ̀ sí ń wò nìyẹn mọ́ sí bẹ̀rẹ̀ sí ń wò nìyẹn ẹ̀ tẹ́ bá ní kíní eléyìí wá ń kọ́ ó wá fà ká máa wá rí structure gbogbo nǹkan so wọ́n ti wá nípìlẹ̀ tán fi ma wá ń sọ so ó ti láwọn gẹ́gẹ́ tán gbọ́dọ̀ reject ó gbí láwọn gẹ́gẹ́ lọ́sẹ̀ kíni tán gbọ́dọ̀ fi rinlẹ̀ ó wá ń fẹ̀ sí ó wá ń fẹ̀ sí ó wá ń fẹ̀ sí títí tó fi tóbi gan so dọ̀ in tí dọ̀ rárá mọ́ bí nìyẹn so wọ́n ma sọ pé à ah, pé ẹ̀yìn náà rí àdífì yìí síbẹ̀ pé lámíyà kò ṣe ń gọ́ ìrùhù kò sí kẹ̀kẹ́ papọ̀ mọ́ ọlọ́ọ̀bá kò sí sífà kẹ̀kẹ́ wà so wọ́n ma ń lo hadithi gan hadithi bad'ul khalqi so wọ́n ma ń ṣe kí ni wọ́n ma ń lo gan kò sínú kẹpa pọ̀ mọ́ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ò ní àwọn sífà kẹ́kẹ́ so Ọlọ́run Ọba bí that ni torí pé tẹ bá Ọlọ́run ní sífà in tẹ́ ń sọ ni pé haditha àwọn hawadith náà ṣẹlẹ̀ sí Ọlọ́run Ọba torí pé àkílùkọ rẹ̀ al-arad náà ni al so gbogbo àwọn ẹ̀nàdànà dẹnu àwọn philosophy tán gbé kalẹ̀ wọ́n wà mọ́ kó kalẹ̀ so eléyìí jẹ́ àwọn ànù tán mọ́ gbé kalẹ̀ but tipẹ́tipẹ́ Ọlọ́run ọba gbogbo àwọn ìròyìn rẹ̀ àtàwọn attribute rẹ̀ gbogbo ẹ̀ náà ló ti wà pẹ̀lú Ọlọ́run ọba oye kó láwọn mọ́ sọ pé Ọlọ́run ọba náà ò lóókọ so Ọlọ́run ọba náà kò sí kíni kò ní ó kọ̀ so kò ní ókọ wọ́n ní ókọ ẹyọ kán sákan gbà pé Ọlọ́run bá ní tọ́ ẹjá sọ fún yín òun náà ni pé alkọ́dìr ni ó ní kápá torí tàbá fi kọ́dìr nílẹ̀ fẹ́ni tó jọ́nà ọba kò lè ṣe kankan náà ọ̀yẹ́ so philosophy ni eh, philosophy ni kò yẹ́ yìí ni Oye, so so kọ́dìr sọ́bọ̀lọ̀gbà pé kọ́dìr lọ́lọ́run ọba so wọ́n tún wọ́n bá débi pé ẹ̀wọ̀n pé tó

wàlá ọlọ́run bó sì tọ́sọ́nà yóò sì mọ̀nà so kìí se làákàí gbogbo làákàí tí àbálẹ̀ òní ẹ mọ́ mọ́ fi làákàí establish ẹ̀rí làákàí tó rọ̀pọ̀ fi establish ẹ̀rí ẹlòmí ń bọ̀ tí ó padà sáà fúnra rẹ̀ 30 minutes wọ́n ń gbẹ́lò mìíbọ̀ wá tí ó tún ní làákàí jọ lọ ẹwà bá sẹ́rí ah, tó bá ti dìbìtà eh, ah ìjẹ́kàn sí fún wa ní pé àwa ti gbá tẹ́ ń sọ ẹ̀ padà wà lẹ́yìn ṣáì àfá kan náà wà tí ó jẹ́ àfá wa bíbà so ẹwà jọ mọ́ pọ̀ fúnra yín pẹ̀lú làákàí oye so wọ́n máa ń sọ pọ́nà wọn bó lókọ torí pé tẹ bá sọ pé ó kọ ó kọ máa ń dá lórí àkílùkọ rẹ̀ ó máa ń dá lórí sífà ni so ó máa ń dá lórí sífà ni tẹ bá lọ́lọ́wọ́n bá lókọ ó súnmọ̀ pé ó ní sífà náà ni tẹ bá ló ní sífà ó dá lórí pé kí ó túnmọ̀ pé àwọn hawadis ń ṣẹlẹ̀ bá náà ni so ilé ìrọ́sì ni ìta àfá súnnà ma wá fi ń takò wọn yàtọ̀ sáwọn ẹ̀rí o àwọn ẹ̀rí tíyàn bá wà tí ó sọ̀rọ̀ tíyàn bá wà tí ó sọ̀rọ̀ ọdún mẹ́rin kò sọ̀rọ̀ so àbí ọmọ èèyàn lápẹ̀ẹ́lẹ́sìn ẹjìn fún ẹjìn fún lápẹ̀ẹ́ ọmọ èèyàn nígbàtí wọ́n bí tí ó sọ̀rọ̀ àbí so tí ó ti sọ̀rọ̀ sí èèyàn ọmọ èèyàn yẹn èèyàn ó ròyìn pé a pé kò lè sọ̀rọ̀ àbí àbí tẹ́yẹ̀ bá ti ẹwà tí ò tí ẹ sọ̀rọ̀ tí ó dìgbà tó bá tún sọ̀rọ̀ ká tó sọ pé ó ń sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ náà kò kàn sọ̀rọ̀ nínà so gbogbo ilé ìgbogbo àwọn ìpẹrẹ ìlàwọn àfáà túnmọ̀ mú wá tí ó tún oye so lára ẹ̀ náà wọ́n branch àwọn míì tiẹ̀ ní àwọn okọ̀ ọlọ́wọ̀n bá wà tó tọ́ àwọn àgbà ṣùgbọ́n alamu lásán kò nítumọ̀ so ẹ̀hàn pé àwọn ti avoid wàhálà báwọn so torí àwọn ti gbà pé ẹ ọkọ̀ ń bẹ́ẹ̀ tó tọ́ àgbà but àwọn ọkọ̀ òun ò nítumọ̀ alamu lásán ni wọ́n kà fi sọ́lọ́wọ́ bá ní torí pé tẹbá tánmà ti gbà pé ó nítumọ̀ wọ́n gbà pé kí ni ó ní sífà nìyàn but nígbà tán ti gbà pé alamu ni kò sí kankan mọ́nù oye ara ti gbà olókọ̀ 1999 náà ni ojú bẹ́ẹ̀ lọ́tọ̀ àgbà alamu ni in tẹ́fì máa rí nìyẹn pé àwọn àfáàsúnà mọ́ sọ pé kí ni asmahullahi alamun wa awsaf wọ́n kọ́ ìdà aláwọ̀kọ́ nínú kílùkọ́rẹ̀ alkọ́ìdùn mufla so asmahullahi alamun wa awsaf àwọn ó kọ́ lọ́wọ́ báwọ̀ alamun ni wọ́n ó kọ́ ni wọ́n at the same time gini awsaf ni wọ́n wọ́n kó lóyìn sínú oye gbogbo àwọn kan ó mú àwọn series àwọn kan tí wọ́n fi rinlẹ̀ tí wọ́n fi rinlẹ̀ nú ẹ̀sìn so wọ́n tún ní ara ọ̀tọ̀ lóòkọ ẹ̀tẹ̀lẹ́ni tí ń jẹ́ ókọ̀ ókọ̀ lọ́wọ́ ọba al'ismu ghairul musamman ọ̀tọ̀ lóòkọ ẹ̀tẹ̀lẹ́ni tàà fún yóò sọ lára gbogbo ẹ̀ náà kásà fi avoid pé ká mọ́ fi ròyìn nílẹ̀ fún ọlọ́wọ́ ọba náà so that wọ́n lè Allah lẹ́fẹ́ fi rinlẹ̀ pín bẹni àbọ́lọ́wọ́ ọba tẹ́yìn ni a àwọn méjì wọ́n tún wọ́gbọ́n sí pé náà al'ismu goiru kini goiru musamman ọ̀tọ̀ ló kọ ọ̀tẹ̀lẹ̀ tí ń jẹ́ ókọ ókọ wà lọ́tọ̀ ókọ sí ẹni sí kini ẹni tí ń jẹ́ ókọ sí kini òun wà lọ́tọ̀ ni so ara o ẹni tó ń jẹ́ ókọ òun náà ni kini òun náà ókọ ẹni ókọ yẹn ó ń dá lórí ẹni tó ṣe kini ẹni tó jókọ náà ni mú ni ara mú ni ara mú ni ara pé

oye kìí ṣe pípà pé sáà ìdí ní ọ́ wọ́n tó wá mọ́ ìjápù kan àtàmà wọn pé lápẹ́rẹ́nsì wọ́n ni kókò rẹ̀ sí pépà kọ́ ọya sáàrẹ́nsì sún ó ti sún ọkọ̀ rẹ̀ àrí sí ó ti sún ààrẹ ni ó sún ààrẹ na ó oye so ara o so rọ́dù fún yẹn ni pé òun náà Zaidi oye Zaidi <laughs> ló kọ rẹ̀ òun náà sì ní kíni òun náà sì ní Zaidi oye ọlọ́run bá ní kíni ọlọ́run bá mọ́ pé àìní Ar-Rahman ipé wàtàkọ̀dù min àmìtàkọ̀dù inda Ar-Rahmani ahda inda ar oye so àwọn implication ẹmọ̀ wà àwọn implications nǹkan tí wọ́n sọ yẹ pé al-ismu ghayru al-musamma ó túnmọ̀ pé ìtàmà sí ni pé èyí tàà fi sọ pé bismillahi rahman rahim a lè sọ bẹ́ẹ̀ torí pé ta bá ń sọ bẹ́ẹ̀ nínú ṣírkù ní ó jẹ́ ṣírkù ní ó jẹ́ tẹ́ẹ̀mà sọ pé bismillahi rahman rahim oye torí pé ìsìn ìbáyìí ó kọ lẹ́fin bẹ̀rẹ̀ nǹkan but ìtẹ́ ẹ̀kẹ́ sọ pé bismillahi al-musamma bi rahman rahim gbogbo implications kan tí wọ́n mọ̀dálẹ̀ ni oye bákanáà wọ́n ni ẹ̀dẹ́ bá má kókọ̀ yẹn sí pépà tó má sún ó pépà ní sún ó kọ ẹ ṣe tó má sún kọ̀ rẹ̀ sí pépà sí ò jẹ́ mọ́ òyìn jẹ́ ó kọ yẹn náà pépà ní sún pépà ní sún but ìjẹ́ ó kọ yẹn ò sí kí kò ẹ́bà kó fún ọ so gbogbo àwọn kí gbogbo àwọn farisafa tó má ń ṣe kí ni tó má ń lò nìyẹn so èyàn gbọ́dọ̀ sọ́ra gan so ẹ̀yin náà sì rí pé a ní hajjá gan hajjá tó wà mọ́sà láti pé ká máa ka àwọn tírà àkídà gan ìyẹn ní bùkátà gan láti máa ka àwọn tírà àkídà torí èmi ò kan táwọn filosofa fẹ́ mú wá táwọn kan ò tí múra so gbogbo ẹ̀ ló wà nú gbogbo rúdúdú ẹ̀ ló wà nú tírà àwọn olùmọ̀ wọ́n ni kana Allah wọ́n ni Ọlọ́run káànà lọ but àwọn ohun súnà yí táwọn gbogbo yìí pé káànà lọ ọlọ́wọ́ bá ń bẹ bí dhatihi bí awsafihi Allah nígbàtá ti dákọ̀ Allah yẹn ń bẹ pẹ̀lú àwọn oròyìn rẹ̀ pẹ̀lú àwọn ókọ rẹ̀ náà ló ṣe kíni ló fi wà so kò dìgbà pé kò dìgbà tọ́nà ọba tó dáyàn ló ọlọ́wọ́ bá ní kò sí wọ́n tún ní kò sí nǹkan síwájú ọlọ́wọ́ bá eléyìí àwọn filosofa tún ní ọ̀rọ̀ lórí ẹ̀ oye so ẹ́ rí pé àwọn èbó náà gbogbo àwọn tí wọ́n jogun gbogbo àwọn torí in honesty gbogbo filosofi táwọn èbó ń se lónìí gbogbo ẹni rọ́dù wà fún so gbogbo pé kìníkan kìníkan ẹ́rí tí àbúrin yàdì bá fẹ́ ṣe rọ́dù wọn àwọn tí àwọn olùmọ̀ náà mú wọn so tó dé rọ́dù gbogbo ẹ̀wà torí in reality wọ́n jogún àwọn Greek ni so wọ́n jogún àwọn Greek wọ́n jogún àwọn Roman ni so ẹmọ ohun kẹ́ o wọ́n ni wọ́n máa sọ pé university wà ti pẹ́gán university pẹ́gán ẹlòmí lè bú 400 billion years ago 400 billion years ago táwọn táwọn dinosaur wà láyé so gbogbo àwọn asatirul awali so gbogbo àwọn rọ́ àwọn àlá

kò sí kò sí nǹkan síwájú alam pé gbogbo ẹ̀mọ́ra wọn so ta ma fẹ́ sọ gẹn ta ma fẹ́ fi bíbẹ Ọlọ́run ọba rinlẹ̀ wọ́n ma ń fi bíbẹ Ọlọ́run ọba rinlẹ̀ papọ̀ mọ́ bíbẹ alam ni kò yé mú ò kí ń fi bíbẹ Ọlọ́run ọba rinlẹ̀ bí záti pé Ọlọ́run ọba ń bẹ nígbé kò sí kẹ̀kẹ́ síwájú rẹ̀ àwọn ma ń sí pé so gbogbo àwọn falasifa gbogbo àwọn filosofi yẹn wọ́n ma kọ́yàn wọ́n ma ẹlòmínú ma kàtí wọ́n ma pínte lárí àwọn ah, ah, over high whereas in reality over high closing àti brain dulling so lámẹ́kùn ṣe òun kọbílá kò sí kankan síwájú ọlọ́run báwọ̀ oye wọ́n ni wa kana arshuhu so wa kana arshuhu ala aláàrà sí ọ̀nà ọba dẹ̀wà lórí omi ń gbà yẹn torí káànà fìlmáàbì oye so wà kátàbà lẹ́yìn náà wà ó tún wá kọ fi zikiri kulla shay gbogbo nǹkan so wọ́n ma ń lo àdísì fi pé aláàrà sí ọ̀nà ọba ó ti wà oye aláàrà sí ọ̀nà ọba ó ti wà so but àdísì àìsàlàyé rẹ̀ dáadáa sí kọ́nà ọba kó ṣe ránù fún wa kó jogún ìmọ̀ tí ó yẹ kòrò fún wa ẹ jẹ́ ká dúró mẹ́bàá insha Allah ta'ala ṣe kò sí bèrè wáyé musamman sọ́lá nípa ti existence ayé tí ẹ̀lẹ́ kàkọ́ wà fún tó specify pé bí i time báyìí báyìí ni ayé bẹ̀rẹ̀ kò sí dẹ̀lìlì kankan tó specify rẹ̀ pé time báyìí láyé bẹ̀rẹ̀ so kílùkọ́ rẹ̀ kò sì sí dẹ̀lìlì kan tó sọ pé ìgbà kan báyìí kọ́ so but ayé ò ayé ò wà kò tí kò tí ma bẹ èyí táwọn èyí táwọn scientists ma sọ ni pé òun tí ó ti universe has been has been forever universe has been forever lẹ́yìn náà big bang wá ṣẹlẹ̀ àwọn dark matter gbogbo náà dandan sáà wá ṣẹlẹ̀ ayé ṣẹ̀ wá ayé ṣẹ̀ wá ṣe kíni ayé ṣẹ̀ wá yí gbogbo ẹja

Eh, ọlọ́run bá sọ́rọ̀ wọ́n ni wa qurunan bayna dhalika kathira ọlọ́run bá ni wa qurunan bayna dhalika kathira pé àwọn sẹ́ntúrì pọ̀ gan láàrin rẹ̀ wa qurunan bayna dhalika kathira pé àwọn sẹ́ntúrì pọ̀ gan láàrin rẹ̀ so kò sẹ́ni tó mọ̀ wọ́n àyàfọ́lọ́run bá ẹwọ ẹwùn kẹ́ tí àwọn pé àwọn ń wò pé a lè trace history àwọn annabi ọlọ́run bá Eh, walaqad arsalna min qablika rusulan minhum man qasasna alayk wa minhum man lam naqsus alayk ẹwọ lọ́wọ́ bá ní pé àti rán àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ní pé in bẹnu wọn tàà sàásọ̀tán wọn fún ọ in sì bẹnu wọn tàà sí kíni tàà tí ẹ̀ sọ fún ọ rárá so yẹn wò pé à ah, bó lè tẹ́sẹ̀ ó rà pé àwọn ọmọ àríkú ní náà ma ń se o tí wọ́n dákọ̀ ọjọ́ tó táyé bẹ̀rẹ̀ gangan so gbogbo eléyẹ kò sẹ́rì fún ọ̀yí kò sẹ́rì fún ọlọ́ọ̀bá nìkan ló ṣe kíni ọlọ́ọ̀bá nìkan ló mọ̀ so ọlọ́ọ̀bá ò sì ṣe kíni kò fi mẹ́rin kankan so irọ́ ni so but ibi ibi míì táwọn tó wọ́n máa ń ṣe ni pé àwọn ọmọ ayé ti pẹ́ gan kíníkà sí aláwà àtó pẹ́ àti kò pẹ́ ko sí to kàn wá ọ̀yí kò sí tó kàn wá so ẹ 400 billion years kini kíníkà gbogbo náà dẹ̀rẹ̀ dẹ̀hun èyàn se sì kúfùrù pẹ̀lú èyàn nígbàgbọ́nù rẹ̀ but pé bóyá ìgbà kan báyìí ni àbí ìgbà kan báyìí kò sẹ́rì kankan fún so wọ́lọ́ ìbàtọ́lọ́wọ́ bá dáyé náà ló dáyé ìbàtọ́lọ́wọ́ bá sì gbé ànábì adama sílẹ̀ náà ló sí kíni ló gbé wọn sílẹ̀ sí sí kíni so bó sì okay so ní pé èsì wo lèyàn lè fún ẹni tó fẹ́ lò sórí fíkì pé wà lámíyẹ́kùn ṣe ń annakiratu fi siyaqi nafi ní pé à ah, pé ọlọ́wọ́ bá lò náà kírọ̀ pé ṣe òun kò sí kankan but ọlọ́wọ́ bá lò ní káànà lọ́hù oye ọlọ́wọ́ bá wà so alọ́hù yẹn ó ti ẹ̀ntẹ́lì gbogbo nǹkan tí ń jẹ́ ọlọ́wọ́ bá oye àyàfíà má gbà pé in tí ó bí fáwọn Allah ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ so àwọn máa ń sọ Allah kéè pé wóyá àwọn náà but ọ̀tọ̀ Allah as, as entity ọ̀tọ̀ ní ar as a name so wọ́n sí ma ń gbogbo náà dáadáa tán ma so but ọlọ́wọ́ bá ní kana Allah gbogbo tí ó jẹ́ záàtù ọlọ́wọ́ bá gbogbo tó jẹ́ sífà ọlọ́wọ́ bá so wa lam yakun shay'un ghayruhu ọlọ́wọ́ bá tí wọ́n ní ghayruhu oyin ismu ọlọ́wọ́ bá kìí ṣe ghayrullah ismu Allah laysa bi ghayrillah yẹdúlù aláàzátìlá àti sífà ọlọ́wọ́ bá oi so o ń dá lórí sífà ọlọ́wọ́ bá àti kíni àti záàtọ̀ ọlọ́wọ́ bá ní in tí ó fi burúkú ẹ̀mọ́ jiyàn pẹ̀lú àwọn ẹni yìí nìyẹn ẹjìn mi gbọ́sàn kan ok ṣe ismu ọlọ́wọ́ bá wá ní Allah sáwọn asma ọlọ́wọ́ bá wá ní Allah ó ń dá ẹ̀yìn náà ok ó túnmọ̀ pé ẹ̀yìn náà gbà pé ní àwọn Allah ẹ eh, but but kìí sọ̀rọ̀ lálá so iṣẹ́ rí ní òpópónà wọn bá wọn jẹ́ ṣe rí ní tẹ́mà ń wá ní lúpò mọ́ kà máa mú lè wá fún yínkẹ́ fìdí so ní tẹ́mà ń wá gbogbo wà ní lúpò lúpò lúpò na máa wá pé ah òun náà lè sọ náà òun náà lè so èyàn gbọ́dọ̀ sọ́ra gan láti máa bá wọn jẹ́ so ghayruhu yato si Allah ni sọ mẹ́ so a sì mọ̀ pé àwọn sífà ọlọ́ọ̀bá àwọn ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ó ń dá lórí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so bó sì jẹ́ nìyàn so ẹjẹ́ ká náà kí ẹfẹ́ bẹ́ẹ̀ báwọn kan o àwọn mu'arrikhun àwọn historians ni àwọn historians ni àwọn islamic historians ni mina ma ń sọ pé à bàbá ìlàyé bẹ̀rẹ̀ kò sẹ́rì fún so kódà wọ́n ma ń sọ gbàtá yóò tún parẹ́ so irú al-Imam al-Qurtubi wọ́n sọ pé bàbá ìlàyé ò parẹ́ wọ́n fi déètì sí gbogbo àwọn nǹkan báyìí àwọn mu'arrikhun mina wọ́n sàṣì yẹn náà so yìí tó wà bẹ́ẹ̀ nìyẹn so nínú àwọn gbólóhùn àwọn philosophy ẹ má wádìí oye so bó ṣe jẹ́ nìyẹn subhanaka hamdik ashhadu an la ilaha